Nínú ilé ìwẹ̀ mi, oríṣiríṣi nǹkan ni mo ní níbẹ̀ bíi ìpara, ìparun, ìyarun, ọṣẹ ìfọyín, ọṣẹ ìwẹ̀, ọṣẹ ìfọwọ́, aṣọ ìnura, omi tútù, omi gbóná, búrọ́ọ̀sì, kábínẹ́ẹ̀tì, kàìnkàìn, tíṣù àti àwọn nǹkan mìíràn. Ní gẹ́lẹ́ tí mo bá ti wọ inú ilé ìwẹ̀ mi, búrọ́ọ̀ṣì mi ni mo kọ́kọ́ máa ń kì mọ́lẹ̀ tí màá fi ọṣẹ ìfọyín sí i mo bẹ̀rẹ̀ sí ní fọ ẹnu lọ nìyẹn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú màá bu omi yálà tútù tàbí gbígbóná màá fi fọ ẹnu mi mọ́ àwọn Yorùbá ní ìgbàgbọ́ pé omi tútù máa ń jẹ́ kí ara nà dáadáa àmọ́ tí òtútù bá mú jù omi gbígbóná ni ohun tí mo máa ń fi wẹ̀ ní àárọ̀ pẹ̀lú ọṣẹ kí gbogbo ìdọ̀tí ara lè bá omi lọ mo máa fi ìpara àti ìparun ra ara àti irun mi tí mo bá ti wẹ̀ tán máa sì yarun pẹ̀lú lẹ́yìn gbogbo èyí háà ah! oúnjẹ yá láti jẹ nìyẹn